بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله أبو توفيق قصيدتنا يا مولاي يا الله يا الله يا الله يا الله بسم الله عوده بقصيدتنا يا مولاي يا الله يا الله يا الله يا إلهي قد عناك بمظلمون بباب عفوك في كلابك يا الله يا الله يا الله يا الله لو أتيت الطائن فألم المعترفين بذنب دونك يا الله إلهي يرأي مسلمون فينا فخاف لك يذكرونك عين جمالك يا الله يا الله أموت إليك كمعترفا بكبر ذنوبي يا الله يا الله يا الله بما جبرت لمنجرمين الأولين أتيتك يا الله يا الله يا الله يا الله يا الواسلين دعوتك يا الله يا الله المغلام يا رحمن يا رحمن يا رحمن وواصلنا بحضرة من بعينك بالمعرفة والمهابة والرحمن يا رحمن يا رحمن يا رحمن النبوة محمد وآيات آل مغانم والمكارم من ولاية من وصالتها يا الله يا رحمن فقال العالم والعظائم في القيادة بسلامة يا أتوب إليك توبة من تذلل لك بدفك الرئيس يا ولا شيء ولا أحد oníbòyìn lóyìn àwọn àmàgbà ṣùkà yàrá àti ìlàmà yàrá àmà àtàdì wọlọ́mọ ọba náà ọba tó bá ọba tó tóbi. Ìbárùn-ún jẹ́ ọba ìjọ kí ayé. Ya Rahimu, Ya Rahimu, Ya Rahimu. Ọba ìjọ Ya Rahimu, Ya Rahimu. يا رحيم Ọba kẹ́ni kẹ́ni. فأما المال ظلك ثم أطلب به عامك يا رحيم يا رحيم يا رحيم يا رحيم وجدنا فضل نورك من مداد سمائك في رعاتك يا رحيم يا رحيم يا رحيم يا رحيم

ọba tó pé ní ọba tó rẹwà ní ọ́ ìwánú pípé rẹ̀ ìwánú rí rẹwà wọ́lọ́n ọba kẹ́lìkẹ́lì. àwọn àṣàfàlùláàjì ó ní ẹ̀kọ́ ìdú ní ẹ̀dọ́ àtàkì pé sáré kẹ́yà Ìyọ́nù rẹ̀ náà là ń wá ọlọ́mọ́ tàbí ọwọ́ tẹ̀. Ọlọ́run ọba tó ní gbogbo ayé. إلهي ما عجبت الخالقين الراكبين سألت رضاك يا رهي Ìgbàjúwà tí wa náà járí ọdún rẹ̀ nígbàjúwà rẹ̀ láwá. Àfihàn ọlọ́run àjẹ́lú sẹ́lò níta tún lè pè àtiwọ́lọ́. Ya Rahim, Ya Rahim, Ya Rahim. Ìfẹ́ rẹ̀ tàwà lọ́rọ̀, ìmọ̀lá yá wà lọ́rọ̀, àbójútó rẹ̀, ìgbàlẹ̀ ọ̀tá mọ́jọ́ tó pápá wa àwọn amójá torí àwọn ọ̀tá wa بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم اللهم افتعل لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاء ذاتك المكاتبة آمين الشيطان فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إن كان لي قرين يقول إنك لمن المصدقين أئذا متنا وقلنا ترابا وإظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فراه بسواء الجحيم قال كلا إن كنت لتردين فلولا نعمة ربي لكنت من المنظرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نعن بمعظمين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تموج في أكل الجهيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم فإنهم لأكلون منها فمالئون منها البطون فإنهم عليها لتوبا من أمين ثم إن مرجعه لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم لا آثارهم يغرؤون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظروا كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وعلوا من القلب العظيم وجعلنا ذريته والباكين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا المؤمنين من المؤمنين عشرة على قرين وإن من شيعته إذ جاء عالية دون الله تريدون وما ظنكم برب العالمين فنصر نصرة في النجوم وقال إني سكين وتولى عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأخذون ما لكم لا تنفقون فراغ عليهم ضربا باليمين فاكبلوا إليه يسفون فلا تعبدون ما تنهدون الله خلقكم وما تعملون قالوا له بنيانا فالقوه بالجبين فأرادوا به كيدا فجعلناه بالحق بالأسفلين إني تائب

وتركنا عليه

Àwọn tí ń jẹ tó lábẹ̀ ọ̀rọ̀ ọlọ́run, wọ́n ó lè ìgbé Thank àwọn ibi tí wọ́n ti máa ń tó má sí òwúrọ̀ tí ó ti pàpà fọ́ọ̀mù ní ìgbẹ̀lẹ́kọ̀ọ́ nínú ara. يسمعون فيها لحوا ولا كتابا Thank you. ولكن ذهب كثير الظلمة يجعلون الجن عطاء من ربك عطاء حسابا أطاع بالكذب أطاع الظلم أطاع everyone. tí máa ń bẹ̀rù ọjọ́ náà. Ẹni tí máa ń bẹ̀rù ọjọ́ náà. Tí ń ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀. Tí ń ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀. Ọwọ́ ìjọ ìpìyàmà. Ọjọ́ ìpìyàmà. Wà ń kọ́ àpamọ́ bọ́ ọmọ rájì yìí wà náà hánà ń sàájì ìhàwá. náà Iṣẹ́ méjì lálẹ́ fi wà nìkan náà. Wọ́n kò lọ ìbẹ̀rù Ọlọ́run. Àti àmì àrọ́mọ̀lọ́. Àti ikọ̀ fún ibi tọ́lá òfẹ́. Ìjìnà sí tọ́lá ọba òfẹ́. Ọjọ́ pé ẹ̀sìn nísìn ó ní méjì. Ẹ̀sìn ó ní orígun méjì. Erigun àkọ́kọ́ náà ni tọ́ pẹ̀lú ìbẹ̀rù rẹ̀. Erigun kejì. Orúkọ lẹ́ẹ̀kejì. Òun náà ni Al-Ibti Adi Amma náà Alìkù. Ìjìnlẹ̀ sí tọ́rọ ọba òfẹ́. Méjèjì náà ni. Méjèjì náà ni ẹ̀. Òun náà ni Mọ́mù Gàzárí jùrẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Níbi àtínú Ṣẹ̀tọ́rọ̀nì. أحدهما ترك المناعي والآخر فعل الطاعات فأما ترك المناعي فأما الطاعات يقدر عليها كل أحد فترك المناهي لا يقدر عليها إلا السجدون فلذلك قال رسول الله صلى الله عليه وسلم المجاهد المهاجر من هجر السرعة والمجاهد من جاهد هواه صلى الله عليه وسلم إعلم أن الدين الشطراني لما كان أسفل سمجي Tàbá ti gbé ẹ̀sìn kalẹ̀ méjì ni. Tàbá ti gbé ẹ̀sìn kalẹ̀ méjì ni. Àkọ́kọ́ ìpín ẹ̀sìn méjèèjì náà ni pé kéèyàn fi ọlọ́run ló wọ́n fẹ́ sílẹ̀ pẹ̀lú ìfẹ́ ọlọ́run, pẹ̀lú ìtìjú ọlọ́run, pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run, pẹ̀lú ìjẹ̀ran ọlọ́run. Gbogbo mẹ́rin tó bá ti kò ní jẹ́ èèyàn ọpọlọ lọ́hun ìfẹ́ ọlọ́hun kò ní jẹ́ èèyàn ọpọlọ lọ́hun ìtìjú ọlọ́hun kì í jẹ́ èèyàn ọpọlọ lọ́hun ẹ́ ìgbìran ọlọ́hun òun náà nìfẹ́ kò ní jẹ́ èèyàn ọpọlọ lọ́hun ká ọlọ́hun mo fẹ́ràn ọlọ́hun ìdọ́wà ìsí jẹ́ pa fẹ́ràn àní tó ní òní ti ń tọ́lọ́wọ̀ fẹ́. tọ́lọ́wọ̀ bá ti lọ́wọ́ fẹ́ ìtìjú ìtẹ́ ọlọ́run ní máa mú ìjìnà sí tọ́lọ́wọ̀ bá lọ́wọ́ fẹ́ ìtìjú ìdẹ̀rù àti ìfẹ́ ní máa mú ìjìnà sí tọ́lọ́wọ̀ bá òfẹ́ ní ti máa mú ìdẹ̀rù ọlọ́run bá wá a sì máa mú ní ṣe tọ́lọ́wọ̀ fẹ́ àti Sẹ́rùtùn mẹ́lẹ́ ṣe rí kí ẹ̀sì méjèèjì ẹni lébìnà ti

àmá ìmọ́mù ìrẹ̀sálé wá ń sọ fún àìsí wípé àbínú ṣàtàrárì àtọ́wàtù يقدر عليها كل أطد البلدين يقدر عليها كل أحدين طوع ẹni bọ̀lẹ́lẹ̀ ìtẹ̀lẹ́ ọlọ́run gbogbo ẹ̀ ló lè dé à ń dáwẹ̀ à ń báwẹ̀ àtòkírù àtòkírù Aṣẹ́kùrú alẹ̀náwó ọ̀tọ́ àwọn kan náà tún ní ṣe yóò náà o. Lóòótọ́ àwọn kò tún ní ṣe. Àwọn ọ̀dọ̀rùkù rẹ̀ ní ó ṣe. Àmọ́ wọ́n jọ̀rùkù rẹ̀ ní ó ṣe. Ìtẹ́sì lágbára sí. Níbi tí ẹ̀sì tó ní agbára ṣe. Kò yá láti ṣe. Kò yá láti ṣe. Kò rọrùn láti ṣe. Kò rọrùn láti ṣe. Olóòrùn pípẹ́ tọ́wọ́ pa ò fẹ́ jù sílẹ̀. Torí atárùkùn mọ̀ná yìí ní tọ́síbíṣì, ní tọba ìjìnà, ìwọ pẹ̀lú bọ́lọ̀ ṣe dámọ́ àti dáṣì tàbí ìyàn ti ṣe ní ẹ̀ṣọ́ ìtọ́fà ní pé ní gbígbé lọ́wọ́ àbọ̀ sílẹ̀ ó ti yí mọ́ àdámọ́ wa ó ti yí mọ́ ẹ̀jẹ̀ wa iná lọ́pàá tó fi pé ní àṣìtọ́ọ̀lì ló ti dìbò jìnà sí ó pẹ́ lọ́sọ

ọlọ́run ló ọlọ́run ní ìdí fẹ́ aláàbí sì wọ́n ṣẹ́rí ó ṣòro ó ṣe láti jìnà sí ogun tọ́lọ lóhun ọ̀fẹ́ òun lọ́pọ̀ jù òun ló súnmọ́ jù òun láyé fẹ́ràn jù òun ló jù ní pé ọtí nínú ọlọ́run fẹ́ a sì máa dùn lẹ́nà àtọ́bálùjẹ́ sí ìná ṣíṣe ọlọ́lọ́wọ́ fẹ́ a sì máa dùn lọ́nà àtọ́bálùjẹ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ogun tọ́lọ́wọ́ fẹ́ olówó pọ̀ jù ní ìta nífẹ́ sí Ìmọ̀mù Gàgárí lọ wípé láà yẹ́kídèrò àlẹ́yà ọ̀tẹ́ni tó lè jọba lé e lérí yọ́ kapa rẹ̀. Ìlànà Àbàwọn olóògbò tó takútọ́lọ́ tó lè lájú bí àwọn olóògbò àwọn tí wọ́n lè kápá táwí àwọn náà ni àwọn olódodo àwọn náà lè kápá ẹ̀mí ètù táwí yìí tó lọ́rùn bá lọ́dọ̀ ọ̀nìdáníkọ́kọ́ ọlọ́run Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ni ágbára lùkà lẹ́ni tó bá pàbú nílẹ̀ torí kí àwọn tó jẹ́ iṣẹ́ ajọ́ àwọn kó mọ́kà lọ mọ̀dínà torí kí ni àwọn tí wọ́n jẹ́ iṣẹ́ ajọ́ láti mọ́kà lọ sí mọ̀dínà torí kí ni torí kí ni wọ́n ẹ̀ṣẹ́ iṣẹ́ torí tọ́lọ́run wọ́n sì tá wọ́n sì tá fún tọ́lọ́run fẹ́ wọ́n sá fún tọ́lọ́run fẹ́ wọ́n sá fẹ́ Ọjọ́ mẹ́bọ́, ọjọ́ mùsìnà, gbogbo wà tí ò dá ní wọ́n sá fún láti Mọ́kà lọ sí Mọ̀dínà. Tí wọ́n bá wá sí lára àwọn tó fẹ́ jẹ́ àjọ́nà lọ́wọ́, àìdá táwọn náà sá fún jọ́nà sí lọ́dọ̀ tí náà. Wọ́n náà láti jìnà sí táwọn náà láti jìnà sí táwọn àtọ̀wọ́n náà jìnà sí lálẹ́bà súnmọ́ lọ́run ọ̀nà tá ń gba orí sí ó ti kárí gbogbo ẹnikẹ́ni ìyẹn bí ẹnu wọn ni òkónú ẹ̀ ọ̀nà tá bá ti rí ní ẹsá wa a mọ̀ mọ̀ mọ̀ á jù lọ́kàtàn bẹ̀rẹ̀ àà ọ̀wọ̀ látẹ̀jú alìmọ̀ràn wá nígbàtà àrí nǹkan jẹ́ ìyá alágbẹ́jẹ́ ìyá ṣe ó mú ara rẹ̀ alébí nípa àwọn ààrùn kò sí rí èrè ẹ̀bí ẹbí ò ní pa méjèbí kí n di àrámù ẹbí ah, ò ní pa méjèbí kí n fọ́tú ṣe nǹkan ìná ò ní mú méjèbí kí

Tò sí wa náà ló wá. Ìdánwò fún ẹgbẹ́ ẹ̀dà mújú ẹ̀ kí n rí. Yóò máa ṣe ìdánwò fún wa díẹ̀ ẹ̀dà mújú ẹ̀ kí n rí. Òun ló sábọ̀ nínú oyún. Òun ló sábọ̀ nínú oyún. Nígbà tí a máa kankan. Nígbà tí a máa kankan. Ó sì bọ̀ wá nígbà táwọn rákò. Ó sì bọ̀ wá nígbà táwọn rákò. Nígbà táwọn rákò. Táwọn rákò òun náà ni ká fi yókù lẹ̀ fún kó yanjú ẹ̀. òun náà ni ká fi yókù lẹ̀ fún kó yanjú ẹ̀. ولذلك قال رسول الله صلى الله عليه وسلم المهاجر من هجر السوء سوء والمجاهد من جاهد هواه المجاهد ينقل جاكم جلو تاقي لبالوجي أبوب نسي أجاب سجي أجاب سجي ẹni tí wọ́n ìkó lẹ́rí àrìmọ̀jáìdì wọn jà ádáhà wá ẹni tó bá lè kọ̀ntú ìfẹ́nú ẹ̀ ẹgbẹ́gbẹ́ nínú ọdún mọ́jẹ̀ kó gbogbo wà nìfẹ́nú wọn máa dà wá láàmú gbogbo wa nìfẹ́nú ń dà láàmú ẹni máa lè gbìyànjú láti ní gbà àbí kí àti Fẹ́yẹ́ sí rí òdòdó, àfẹ́ sí rí ìsí rí àmọ́ àwọn àgbàlagbà ẹni ọlọ́run bẹ́ẹ̀ tó kú láyé. Tẹ́bá ti gbé ráàrùn, tẹ́kọ́ ṣùgbà, tọ́wọ́ tásìkò oúnjẹ, tí àmàlá bá ti lè rìn wọ́n púpọ̀ jù, wọ́n níbi àmàlá náà àwọn ẹni ọlọ́run àwọn tó bí tó bọ́ bí àmọ̀là tó bá fi lè wọ́n jẹ púpọ̀ jù wọ́n ní jẹ àmọ̀là náà. Inú rẹ̀ tí ẹni ìní ń bí tí èkì àmọ̀là fún mi Kílódé tí tábà wọn bá ti gbé mọ̀nkáfà maqama rabbih ìdẹ̀lẹ́gbẹ̀ ń gbé ní Nígbé bóòm èèyàn ó jọ kankan ọlọ́run tó fi síra. Ọ̀kankan bẹ̀rẹ̀ púpọ̀ ọ̀tọ̀ ní fẹ́ yà kí tẹ́lẹ̀ àmójútó gbé alọ́ náà dáa. من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وبفرزة الرحمن ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكم تكلمان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان Ààyà kékeré ohun, ọ̀pẹ̀ ni ó lórí ojú tẹ̀lé mi bá lọ gẹ́gbẹ́ orí dada, pọ̀lá ẹ̀kùn ìtẹ́lẹ́tọ́ yọ ẹ̀rẹ̀, àtàfà, àtọmọ̀ tí àtàkọ̀wé àti mùsùlùmí àti mùsùlùmá ní gbogbo condition tàbáwà ní gbogbo ọjọ́ tàbáwà ní gbogbo ọ̀sẹ̀ tàbáwà ní gbogbo àyè tàbáwà ẹlákùn níbo ni kìí ṣe màkáàmàrà bìí níbo ni ẹgbà ìyọlọ níbo ni kìí ṣe àyọlọ tàbá gbé sínú bọ́dì ara wa àyọlọ gbogbo ara wa àyọlọ ni ọ̀dà tàbá tó wá fẹ́fà dálà àyè kan náà ara wa jù kan lọ gbogbo agbárí ìtọ́lọ̀ màkáàmàrà

kéèkì lọ́bà àwọn kò tí sí kọ̀kan kankan fún aṣọ àdúrà ní ìlú ti di mọ̀kámà rọ́pì tẹ̀sùbá mi ní tí wọ́n fi sàdúrà ti di mọ̀kámà kúránì torí bí tẹ́mi ọlọ́run ti pàdé tí ìlú tẹ́mi ọlọ́run ti jọ gbábọ́ọ̀lù ni a ti pàdé ara wa ni tó gẹnikẹ́ni tó bá wá bùkún tọ́kàn ilé tọ́yí ẹsí tó kàákún Jẹ́nà tán! Àjẹ́nà ló bí yọ́wọ̀ من خاف مقام ربه ẹnikẹ́ni tó bá ti dáyìí ọlọ́run ọba rẹ̀ títí sí ọlọ́run wọ̀nà ẹnàfẹ́ àmìlhàwà tó wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ tí ó jẹ́ ìṣẹ́ ní ó ṣeré wọlé táìlẹ̀ ìjẹ́ èyí tó kírètì ẹ̀kalẹ̀ pé ó ṣe nǹkan bẹ̀ nínú àti ìgbésí ayé rẹ̀ ní ìdarí àwọn èèyàn wá bá ọ̀ àwọn agbóṣì ní lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ìfìnà gbẹ̀rẹ̀ tẹ́yìn náà tẹ́ ń ṣe kó lọ ọmọ pé a máa pé báyìí ẹgbàkùn jàmọ́ àtẹnudọ́wá tọ́kọ tẹ̀bájò pépé bí ó àtẹni tí kí wá tẹ́lẹ̀ àtẹni tó tó sì wá kẹ́ wá dé tán kọ́lọ̀ wá pé mo yọ̀dá fún ọkọ̀ ọmọ díẹ̀ ní pé mọ́ ṣàlàyé ẹ̀ kí wá jùkú ní ìdán kí mọ́ wá sọ hawa náà ní ti dàníyàn sí ní sọ̀jẹ́gbẹ̀gbẹ̀ bí ọ̀rọ̀ lọ́la ni wọ́n mọ̀ bí i àbùkátà ọkàn mi tó yàtọ̀ sí tọ́lọ̀ kí ló ti àyè ìpínlẹ̀ torí ẹ̀ ẹlákùnmọ́ orí ó ti rí mọ̀nìká bá mọ́kọ́ ọmọ rọ̀ sí ẹni bá bẹ̀rẹ̀ orí nígbà ìrítọ́lọ̀ yíyàn sí pẹ̀lú Láti bí a bùkátẹ̀ ẹni tó bí lánàá wà fèrè nígbà ìgbè ni. Ẹni ó sọ̀rọ̀ sí ìgbìn fèrè àgbà yìí tí. Ẹni tí wọ́n gbá ta bájá ní olé kí wá mọ̀ rẹ́rẹ́fẹ́ ìlúbi láti bí sọ́lọ̀ mú

bọ́ bá ti kàbẹ̀ ní kú tó fàílẹ̀ ìjẹmẹta ìyàrá àwárá àmà lọ́nà bá fọmọkọ̀ náà bí Àbí mọ̀kánà rọ̀bí lélẹ̀ yìí, ọlọ́run lẹ́wà wá, kìí ṣe dáúdà lẹ́wà, kìí ṣe èmi lẹ́wà wá, ẹ̀ ń wọ́lọ̀ ẹ̀wọ́n sí gbàdúrà ẹ̀wọ́n ìmọ̀ ẹ̀wọ́n ọlọ́run ẹ̀wọ́n ìgbàdúrà ẹ̀wọ́n mímọ́ ẹ̀wọ́n àlékún àgbọ́yé ẹ̀wọ́n àlékún àti àgbọ́yé tọ́lọ́run àìsànà Muhammad ẹ̀kọ́ olè fẹ́ rí ni ọjà agége lẹ́lọ tó bá yẹ pọ́wọ́ ni ọjà agége lẹ́lọ Tó ẹ ìwòsàn àlàáfíà ni ọ̀sítù lẹ́lọ. Tó bá ẹ pé ìwòsàn àlàáfíà ni ọ̀sítù lẹ́lọ. Ó ẹjẹ́ pé bí i àbùkátà nípa ti oògùn ní ọ̀dọ̀ babaláwo lẹ́lọ rẹ́sẹ̀ ìbí àbáta nípa ògùn ní ọ̀dọ̀ babaláwo lẹ́ẹ̀kọ́ rí sí ọlọ́run lẹ wá wá ẹ̀yìn nítorí pé wáyá yóò wí tọ́lọ̀ fún ọyọ́ kàdíìsì ọkà kùránì ẹjá débẹ̀ kí wá dé ìjẹ́ kí wá lẹ ní mábẹ́ àdísì àrílábẹ́ kùránì àà Ọlọ́run lè rárá bí kẹwàá lébi tó owó yá pé ní ẹgbẹ́ pàtàkì Ọlọ́run, Alùkùránì, àdìsì, àti ọ̀rọ̀ náà Muhammad kó yá pé ní nǹkan mílẹ̀ wá ń gbọ́dọ̀ lọ́dọ̀ bàbá tó já pé ìfẹ́lú tí wọ́n náà Gbogbo wa ni bá wí. Gbogbo wa ni bá wí. nù wa. Kò sẹ́ni tí ọ̀bá rí nù wa. Ọ̀ ní àyà àdúrà nínú rẹ̀. Ọ̀yà ìlẹ́rìí. Ṣé lé ìlẹ́rìí rẹ̀? Sọ jẹ́ kọ́mọ̀ tó ṣe lé bụ yà láyé ọmọ náà ọ̀pọ̀ karama ọ̀dáwọ́dánù àrífẹ́ òsì ìyá alágbáyá ọmọ rẹ̀ ní ṣeré ìgbẹ́dì bá ọmọ rẹ̀ wúyọ ṣẹlẹ̀ iná lẹ́bí ìfẹ́ bá bí ní bọ́mọ́ àbíbẹ́dì ní bẹ́ẹ̀ àwọn adémọ̀ káàmàrà bíkà ìpínlẹ̀ ìpínlẹ̀ ọwà kàrà àwọn lórí bẹ́ẹ̀dì ó kàrà lórí bẹ́ẹ̀dì mọ́mọ́ ọmọdé òbí mú ìyàwó ẹ̀tọ́ láti bọ́bá àmọ́jòjé bí wọ́n náà kọjá lọ sí ìyàlẹ́ lọ nígbà áfẹ́ ẹmọ́jẹ̀ ẹmọ́jẹ̀ bẹ́ẹ̀ kí

فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى Ìsí ẹnikẹ́ni tó ọkọ́ ti kíké ìrẹ́ ọmọ kí ìbẹ̀rẹ̀ ọlọ́mbà ti wà fún olórin gbogbo nǹkan. Màkàmà bí kàtà ayò táwáwì awì níbi àyè kírùn-ún mo ti sọ fún ìjọ níbi bọ́dì ara rẹ̀ tá ara mi ní ilé lórí ọlọ́run ló bọ̀ mí ààrẹ ti sí tọ́lọ̀ ọ̀fẹ́ ara rẹ̀ mi ààyè ilé rẹ̀ mi mọ́sálásí mi ara jẹ́ mọ́lájẹ́ ló dápara inú sọ̀rọ̀ àgbàtà tó jẹ́ pé fún ara lọ́nà jẹ́ bí wùyú sí àti ọlọ́wà pèrè fà ilé inú àwọn ààyè ọlọ́run lẹ́sì bọ́lọ̀ pàdé ọ̀rọ̀ arọ́rọ̀ ọ̀tẹ̀ ẹ̀rọ́tẹ̀ sí ìtamọ́ ẹ̀rí mú kí ní orí mú ìfẹ́ ìdámọ́ ẹ̀wà lọ ní mọ́sánásí ẹ̀lọ́ dámù náà fi kí ẹ̀lẹ̀ kan lẹ̀ ní mọ́sánásí ẹjá pẹ́ ní lórí tọ́lọ̀ tí ẹmọ́ torí ẹ̀wù sí lọ ṣe olú ara wa tó já pẹ́ ní ọlọ́run Ẹ̀tẹ̀bá ló lówó, bàjá ní ọlọ́dún alárẹ̀ pẹ̀lú orí tẹ́ bá rí ọmọ yóò kí rí ẹ pé ẹkà mọ̀ ògbó ọlọ́lá àjútó ní dédé jẹ́ ara ilé ìgbé ìmọ̀ ní ẹmọ̀ wá tí ọlọ́run ní ara ẹgbọ́dọ̀ kan lábùkù tẹ́ bá ti kan lábùkù ẹ̀kan ọlọ́run lábùkù torí àrà tọ́lọ̀ dánù bẹ́ẹ̀ náà wá ní àfá ẹni ẹbá ti rípọ́ dáàfá ẹbọ̀ fún nítorí pé mọ̀ká màrùn-ún píkà ní ọlọ́run jáde sí láàrin bẹ́ẹ̀ ni Wòlí ìyẹn ó lè mọ́ mọ́ra rẹ̀, ó sì lè mọ́ra rẹ̀, kò sí tọ́kàn ń bẹ ẹnu kí wọ́n kù fún ọlọ́run ní ara rẹ̀. Bẹ́ẹ̀ ni ṣàráyé Allah, ìta lọ́nu. Àwọn ṣàráyé Allah, mọ̀ká mọ̀rọ̀ píkà rẹ̀, àwọn òfin ọlọ́run. Àwọn òfin ọlọ́run, gbogbo máṣe máṣe máṣe. Ọgọ́dì ni àkìrẹ́lẹ̀. Ọgọ́dì wá lẹ̀ ní. Yóò kúkú fojú di, ẹ máa wo, yóò fojú di, àápùṣẹ́ yóò sílẹ̀ lẹ́yìn sáà ní, máa mọ̀ Báwo ló ní bọ́? Kálàfà ni alẹ́mù ti túbí. Kálàfà ni alẹ́mù ti túbí. Ànímú ni túbí yí, àhábùṣe ìní ìlàlì ìsáàlì máa mú ní a. Bábà ní kálàfà ni, ànímú ni túbí yí, àhábùṣe ìlàlì الإسلام منيا زادني كلفا زادني كلفا ó tún wá lé púpú mi ní kàláfà problem alìmú ni ìtúbí yìí nípa pé wọ́n kọ̀ fún mi pé ọ̀gbọ́dọ̀ tí ó nígbà tí mo gbọ́ pé ọ̀gbọ́dọ̀ tí ó ní kí ní wọn wá di públẹ̀mù tí kí kí ló dé tí wọ́n ní mọ́sọ̀ àbúṣẹ́ ní ìlàlẹ́sáàní bàámù ní a kí ló dé dáadé ogun tẹ́bà lọ máa dámọ̀ náà ṣe gẹ̀rí ẹ̀yà ayù torí pé fásitọ́mọ̀sẹ̀ ìpàní ẹ̀yẹ́ wà dé tó máa bèèrè pé wá ìtẹ́ni mẹ́sì wọ́n ni wọ́n máa jẹ ìwé bí àlìjẹ́ náà àmọ́ ẹmọ́ jẹ́ bí i yóò náà ni fásitọ́mọ̀sẹ̀ ìpàníyà lọ́bá bọ́ sínú ọkàn báyìí lẹ́gbẹ́ta tí ó jẹ́ ọmọ adama àdáadáma ti ìyàwó ẹ̀jà ẹ̀tì ìgbónà gbogbo ojú náà gbà yíbò ti pọ̀ tó lù èyí ṣe tí wọ́n ní amájẹ̀ ọmọ adama bá wà lọ tó bá dé rékùn áwò ó sì ní amájẹ̀ tọ́ ó ní amájẹ̀ kí ló dé tó tó lọ ilé ẹ̀wọ́ lọ́la ó sì títí tí èyí wá rí pé kí ló dẹ́já ní àmàjẹ́ ṣe ń pààyàn ni ṣe ń rùn yẹn ni ṣe ń kọ́yẹ̀ lóòrì ni ẹgbẹ́ àti ìtọ̀ òun náà káwọn ojú ọ̀sẹ̀lẹ̀ sábàtì ẹ̀tọ́ wà tó wá mọ̀ wípé ìhúngbà tí wọ́n ní àmàjẹ́ òun bàbá yìí lọ́bàá jẹ́ Ọ̀rọ̀ àjá ní ìṣẹ́ ìlọ̀ fún ọ̀rọ̀ ìrìn.

ìjọjọ́gbọ́ wọn pé ẹmọ́tẹ́lẹ̀ ìjọba wọn ti sọ́tọ̀ tí ló dé kí ní sí ní bíṣẹ̀rẹ̀ ti dáìrí ẹmọ́tẹ́lẹ̀ ìjọba ní àǹfààní ẹ̀mí ìṣòro rẹ̀ ní àdánwò bẹ̀ ní aláhàkùnwà. ìjọjọ́ àṣetán tí ó sì wọ́n sáádámà àtàwà ò lára àwọn méjèèjì wọn àmọ́ tí adá wọ́n ń ṣe àmọ́jọ́ tó dé tó wọlé tán lára ojú àwáwùlá ó mọ̀ èyí pé ní kìíní ìtọ̀ká ní máa wọ́bẹ̀ adámà náà ojú rẹ̀ là ó mọ̀ ẹgbẹ́ ọ̀pá inú ọ̀ká ní ó wọ́n فزادني سلفا أني مريد به أبكي إلى الإعلان ما منع أبكي إلى الإنسان ما منع فقام ربي máa ní tọ́pọ̀ ìmọ̀sọ̀ fún pé àyà ń kéré àmọ́ máa ní ẹ̀pọ̀ gbogbo náà bá ní a mọ́ ṣe ògbọ̀n

láyò ádá àkókọ́sùn òjòjò dáwàrùn fún á ìsìkẹ́sà wọ́tọ̀ wá bá wàkọ́dọ̀ alìwà kìtì jùwà ìnàmà nílìkà rẹ̀ fún من ذوي الألباب الدعاء عطف بنا بالعقول يا Gbogbo tí a bá ṣe táàfìrí ọ̀nà ọlọ́run ọ̀dà lọ́kàmọ̀ yìí, tàgbọ́dọ̀ gbọ́ ohun dábà ṣe táàfìrí ìbínú ọlọ́run mọ̀kàmọ̀ yìí, tàgbọ́dọ̀ gbọ́ mẹ́nìká fámọ́kàmọ̀ rẹ̀ ẹmọ́rò pé ó dá alkiyama kéré ẹ̀hà yí láti fi sí ayé yí ọlọ́run farama àbí ọ̀farama ti ń gẹ́bẹ̀ tí ọ̀rá ti farama mọ̀kámọ̀ tí mú mọ̀kámọ̀ tí ọlọ́run mọ̀dìbẹ̀ bẹ́ẹ̀ wọ́n káàkà màkàmà rábì àwọn àbọ̀ ní túbí àwọn wájú tí máa ní ọpọlọlọ gbá ìgbìtọ̀ tí ẹ bá fẹ́ tí màkàmù màkàmù ìjàlàlíyà kó tó lè yẹ ìtorí màkàmù mẹ́ta náà ni màkàmù ìjàlàlíyà màkàmù ìjàlàlì àti màkàmù ìjàmálì àti màkàmù ìkàmálì ọ̀nà ní ó

àìsèbù lọ́wà ó lè jẹ́ lóò lọ́wà ó lè jẹ́ mutawasit àárín lọ́wà nítù lọ́wà mọ̀káàmù ọlọ́run torí sí ti àwọn ẹni ọlọ́run ó lè wípé báyìí gbogbo alájọ mọ́ rí ìmọ́lẹ̀ ọlọ́run kì í fi pọ́lọ pọ́lọ báyìí ó yípo ojú bí ṣe máa ń rí sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run náà ni wọ́n wọ́n ṣe ìjòkó àwọn kan lẹ́lẹ̀ ìjòkó àwọn kan tẹ̀lé ìjòkó àwọn kan tẹ̀lé ìjòkó àwọn kan tẹ̀lé ìjòkó àwọn kan tẹ̀lé ìjòkó àwọn kan tẹ̀lé gbogbo ọwà rí dáyọ̀ àbáyì ìjọkan náà ni gbogbo ọjọ́ mọ́ rí àmá súnmọ́ ju ìjọ tí wá mọ́ mọ̀káàbọ̀ pé lágbájá ni Jésù ẹ̀rìn jẹun Jésù lágbájá ni Kótóbò lágbájá ni pé àwọn àbùdálù ní àwọn àwùtáàtù ní àwọn àkìtàbù ní níbi ìrìtìfàlẹ̀ àwámir lẹ́ṣìlẹ̀ ìnàwà ذلك ومن يهتم شعائر الله فإنها من تقوى القلوب شعائر الله àwọn náà tó ní ṣàáyọ̀ lọ́nà tó ní orùmọ́ ti mọ̀káàmù lẹ́rin òjúlọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ sí òun tó fẹ́ fàwẹ̀ sí òun tó fẹ́ fi mú sí ànímọ̀ pàtẹ fún ọ ṣe òtìṣẹ́ wọ́n ṣe òtìjìnà sí òtìtá òtì láìkì nínú ìtìjú ọlọ́run àti bẹ̀rù ọlọ́run àti nífẹ̀ẹ́ ọlọ́run èyí tètè ti kàrámà ilé inú y'o-yo-yo sì y'o ti kàrámà bò fáìlì àfàìmọ̀ ní òfin ní ṣìṣe tí kàrámà bá pọ̀ kèèkì ìsàdọ́ ọdígbà kèèkì ìsẹ́wọ́sọ́mọ̀ owó ti dé kèèkì ìsínú nǹkan jẹ́ jẹ́ wọ́n wá fúra sílẹ̀ pé ihe ni mo tó àbí ẹ̀ ní fúra sílẹ̀ àmọ́ wọ́n ní fi ọ̀sàdúwà sàdúwà orí jíjẹ ọ̀rọ̀ ẹ̀dẹ́ pé àfọ́lọ́wọ̀n kàmí fún àbí òní ń yà sí ní àbí ní ìfẹ́rú ọlọ́run abẹ́ẹ̀tẹ̀ ní pọ̀ ní ó tún wá túbá túbá túbá túbá ó dá báhún ó dá púpọ̀ tó bẹ́lọ́n bẹ́lọ́n tí ń dà tẹ́sà bọ́lọ̀wọ́gbọ́ ti ẹ̀bá ó gbà á ìjọ tó bá yà ó padà kó gbà á ó sì dábẹ́ ó fi tàbùkù ọ́ ní àwọn ọmọ tó ní ọjọ́ bá tí à méje ọ̀ sí ìparí bá tí àkan ẹnìkan tó wà á sí wá ọ̀sẹ̀ ọ̀tàlọ̀ ọdún jẹ́fún ọ̀tàlọ̀ àwọn àtọ́jú jọ́ kẹ́ẹ̀kì ti parí ọdún kò ti wà ní ọdún oṣù lẹ́yìn oṣù kẹta ti wà. ìyàwó táwà mẹ́sẹ̀ igbó orísìn ìjọba pé ọmọ láwà gbé lọ́dún tí ń bọ̀ lọ́nà fẹ́ ọdún ìyàwó lọ́dún ọ̀hún ẹ̀sì bímọ ẹ̀rú gbọ́dọ̀ máa bàrẹ̀ lé mo ní òkun lẹ́sì kò rí báyìí báwọn yóò kú èmi ṣe rí báyìí èyí ní lọ ilé kò ní padà yíwọ́ báyìí ibi tó lọ iṣẹ́ kò ní padà yíwọ́ bí iṣẹ́ pàdé ní tó lè mọ́ ẹni tí ń sàdúwà sàdúwà sàdúwà wọ́n bẹ̀ lágbọ́ ó tí ó ti tàà rẹ̀ kò rí jù ẹ̀ wọ́n tó bẹ̀ kò rí jù ẹ̀ sọ pé àbẹ́sì yóò yẹ nínú mọ̀kámọ̀kan lẹ́yìn ọba bẹ̀rù náà yóò dìde bẹ́ẹ̀ náà sì ti máa ń bọ́ sí ti máa ń bọ́ sí ti máa ń bọ́ sí tí ọba bẹ̀rù yóò sì ṣe tí máa

ولكن فازت لمنا ضميرا إن الله لا يدر إلى صوركم ولا إلى أموالكم ولا تيسر إلى قلوبكم وأعمالكم Ọlọ́run ní owó ti bá ìṣòro mọ́ ilẹ̀ gbóra mọ́ ìsìndọ́kan ọlọ́run pẹ̀lú àwọn arábíbò wọn tọ́jú ara kalẹ̀ ní kòkòrò ọ̀rọ̀ ìgbàkùnkùn ó ti ìtọ́lọ̀ owó láàrin ọkùnrin àti tẹ́tọ̀ bá sí ìtọ́lọ̀ owó èéṣẹ́ ara tó dá tó ń kó kalẹ̀ fún di àti kòkòrò ìtọ́lọ̀ owó náà ni ọkùnrin àti tẹ́tọ̀ bá sí ní ọ̀rẹ́ká àti láti ẹ̀rẹ́ láti ní àwẹ̀ ìtọ́lọ̀mí ogórí wa ń tọ́gbẹ́ ìtẹ́lẹ̀ kan ó ti ọlọ́mí ìdímọ̀ ọmọ ọmọ ẹ̀há híhá irun jẹun láwà ní ìborí ìborùn afẹ́sẹ̀sọ́ àdínú bọ́ọ̀dì tí ń ṣe àti ṣe engine tí ń dẹnu bọ́ọ̀dì gbogbo tí a ń lò nínú Islam ẹ̀háíhá ìborùn ìlàdídé irúgbà jàlàjẹ́ ìwúwọ̀ gbogbo a àti tẹ̀sọ́ ni àmọ́ ìsí tó sí tọ́ka sí dandan òun náà ni ọkàn ọkàn òun náà ni ọkàn

ojú wo la tún lè lò káwà náà gbé pítà jẹ̀dídà ìpìtàràn àṣíríyàn jẹ̀dídà wáyé tó jẹ́ pé ọmọ kékeré tí ọ̀dá kàmọ́rin ọba rí ẹ̀rẹ́ àpíyòrí yóò sáà tọ́wọ́ rí ọ̀dá pípín ọkùnrin tí ń kọ́ rí jíjẹ́

Fálàáfíà, ṣùgbọ́n mọ̀fúnmù dìí ọwọ́n síra wọn. Ìtọ́lọ̀ ń fún lè gẹ́gẹ́gẹ́ ní ilé níbi kiri tọ bá wà pẹ̀lú ní páyà ní ṣègbèrè. Tọ́lọ́ ìlàzí. Nítorí bẹ́ẹ̀ jẹ́ alọ́gbẹ́ta fẹ́ lọ tààrà fún ọjọ́ àti wọnú tí jẹ́ àfíkà ti tẹ̀tẹ̀wò kéde súra o kéde súra màánẹ́nu kéde láàrù màánẹ́nu kìí ṣe wọ́d tàbájú kalẹ̀ mílì ní kìí ṣe wọ́d alẹ́tìsẹ́ntì wọ́d ṣùgbọ́n tó wáyé pé mílì ti ń bẹ lára wa kò tẹ̀lé wọ́d ẹni dá ń bá ni wọ́n mọ̀ lọ́tí ṣùgbọ́n kò ní mú lára ẹ̀ nítorí pé nínú ìyẹn òtítẹ́ lára ẹ̀ tí ń sọ ọgbọ́rọ̀ kalẹ̀ àbíkẹ́lì tẹ̀lera wọn àbíkẹ́lì ó tẹ̀lera wọn pé ọ kí bá tí àlójúmọ́ tí ọmọ mẹ́ta ní kankan tó bá káàfà àmọ̀káàmọ̀ rọ́bìnrin nínú ẹbí ẹ̀ nínú ọ̀rẹ́ ẹ̀ ìṣẹ́ ìrántí ọlọ́run tó bá fẹ́ sọ̀rọ̀ ìrántí ọlọ́run tó bá fẹ́ rìn ìrántí ọlọ́run tó bá fẹ́ jẹun ìrántí ọlọ́run nígbà tí è bá lọ bẹ́ẹ̀ Wọ̀lá àkọ́kọ́ náà ṣètá ni ó sàfún. Dá eré rẹ̀ ṣe súnmọ́. Àbúrò àwọn ànábì lè yìí. Ọ̀rá ànábì ò ṣe súnmọ́ fèsù. Kọ̀wá ní lè súnmọ́. Àwọn ẹni bí ayé ò ní lè súnmọ́. Ọ̀rọ̀ owó sì sí lára ẹ̀. Ẹni tí wọ́n kọ̀kọ́ mú kù lára rẹ̀ tí ó fi máa jẹ́ tí ọmọ ẹ tí ọwọ́ fi tẹ́ ìbẹ̀rọ lọ́jọ́ mọ̀ sí fún ọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pìtìpìtì yọ jẹ́ olúwa rẹ̀ aláhàpá torí kò ní sí tí wọ́n tàbí sí ìlú wọn tí ẹ̀rọ ọlọ́run bá ti kiri lára rẹ̀ Jíjẹ́ ọlọ́wà ti kó lára ẹ̀dá kò sí tí ó tàbí ò ní mú àtúká bẹ̀rọ ọlọ́run. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بهور والذين آمنوا واتبعتهم ذريتهم ذريتهم بإيمان على سنابهم ذريتهم وما لفناه من أملهم شيئا كل مرئ بما كسب رهين Àwọn àbá ọlọ́wọ́ gbọ́rọ̀ lọ́lọ́wọ́ àbá ẹlẹ́hàá. Àbá lọ lè kí ó tọba darí. Wọ́n tàà máa lọ lè tí ó tàà bá jarí. Tàbí wọ́n ti gẹ́dẹ̀. Tàà bá gbọ́jú lọ sí gẹ́dẹ̀. Wọ́n tọ́ kí oúnjẹ kí lọ́run fún mi. Bàbá ni ẹ wá tọ́ pé oúnjẹ bà lọ́run fún mi. Lọ́wọ́ agbé báyìí báyìí, wọ́n ní ìtọ̀ báàbù tẹ̀kì ilẹ̀ kí ń parí. Báàbù bẹ̀rù ọlọ́run kí ilẹ̀ kí ń pẹ̀ máa rí támú àhàlák. Kíra àhàlák máa kà fún wọn, kíra àdìsì máa kà fún wọn tọ̀ sí kìlẹ̀. Nígbà tó ti máa bá wọn kí ni ṣíṣe rẹ̀? Láhàbà bóòlù ti ṣe rẹ̀ àwọn ni wọ́n tọ́rọ ẹgbẹ́ tó fẹ́ mú síbí ọbẹ̀rẹ̀ ọlọ́gbọ́ tó àwọn náà ẹ pé ọba fẹ́ jáde ọbẹ̀rẹ̀ ọlọ́gbọ́ tó mú rẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọjọ́ tó àbí ọjọ́ kéré wọ́n bèèrè olóhun púpọ̀ ọwọ́ kàáyà ìpé ya ayyá lẹ́dí na ámẹ́nu takùnlọ́ àhàkàtùkọ́tù kọlá tamọ́túnmẹ́ ilẹ̀ àwọn òní sọgbúrò nǹkan àfikọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run òní ìwòrán nǹkan àfikọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run tọ́wọ́ bá sì fèsì wó tán tí ọjọ́ ọmọ ọwọ́ á sunkún torí ẹ̀ ọpára rẹ̀ yí pa ìdóhùnsí yóò dá ìdóhùnsí yóò dá ìdóhùnsí yóò dá ọlọ́run dákun tọ́wọ́ para rẹ̀ yí ọwọ́ àtúbá ọ̀tọ̀ ní kí ẹ̀ túbá ọ̀tọ̀ ní kọ́pá rẹ̀ yí ọ̀tọ̀ ní kọ́pá nílé ìbọ̀ Àwọn afá yìí máa ń ṣe ọmọ wá jáde ní kí wà láàtán láàárọ̀ bí i yóò sinmi bí ẹ̀ àwọn àjòkó ní kọ́nà ká ìwọ̀n arúnú ọlọ́run ìwọ̀n arúnú títí ọwá kàtì kò mọ̀gbà tí ó bá tọ́bá ronú gẹ̀gẹ́ tó rí nǹkà ṣùhánàlá tọ́bá ń tọ́bá ronú títí àtẹ́gàfúnlá nǹkàkò nípa ipé irin tí ń tóhun tẹ́ kí ọ̀dá nǹkàkò ìwọ̀n kọlọ́wà kù tóńtó ọwá ti rí tó ti lọ nínú ẹ̀mí pàtó wá wò títí tí àfà náà lórí sóńsó yìí lọ́bá ní ah, ẹlẹ́ha ah, ah, ẹgbàwáwà àfà àti ìrù àfà àti ìtìgbàlẹ̀ àfà àti ìrù ó ẹwà tí ó pé àfà àti tó bí gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wọ́n ní kí yóò kú ní ayé yóò máa ní àpáṣepọ̀ pẹ̀lú ọlọ́run nínú ẹ̀mí ọlọ́run wà á kú láti rí kò ní yáyé ọmọ bí tọ́mọ àìrí ma bí tọ́mọ náà ni kíké tọ́mọ ké ọlọ́run bí dá padà oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí yìí ní kàkùn náà ni ìbágbàlagbà ló fi sánpàní ìbágbàlagbà pé ó sí àǹfààní púpọ̀ níbi dáyé wà lónìí kò sí bẹ̀rọ ọlọ́run tó nǹkan òkèrè pàápàá lọ́dọ̀ àwọn oníkéwú pàápàá jùlọ ọ̀dọ̀ àwọn oníkéwú ẹwà dákùn torí ọlọ́run wọ́n ní kàárá kan torí ọlọ́run padà sójú ọpọ́n ẹjẹ́ padà sójú ọpọ́n ó pé àwọn oníkéwú jù láyé ìtàmìlera lè kòrá nílò àtàrí àtàjíjì olùbẹ̀rù ọlọ́run in tó pé fún wa jù àátá kéwú láti lè rí ayé àtàkì ẹmọ́ lòun Ẹ̀ẹ́kọ́ làwọn ọmọ rí sí kan máa rọrùn. Máa nìkẹ́ ọlọ́run ọmọ ọbẹ̀ fún níbẹ̀rù ọlọ́run. Màá wá kéèrè àwọn mọ́kànlá mọ́

بيضاء لذة للشاربين ما فيها قول ولا هم عنها ينزفون وإنهم قاصرة الطرف إيه Lọ́kàbí ẹni tàbí ẹ̀fọ́ kan rárá tí ń bẹnu apẹ́tẹ́ lè. Àkùbára bá dùn alábàádẹ́ yàtàtà alóòrò. Àkọ́ àpẹẹkùnra wọ́n mọ̀ bèèrè lọ ara wọn ní pé ẹkù wàhálà yìí ẹ̀kù àwẹ̀ gbígbà ẹkù wàhálà tọ̀tọ́tẹ̀ ní. Wọ́n lákọ̀ ìlò mi ní hun. Wọ́n mọ̀ wá sọ àwọn ọmọ ìjẹ́ náà. Ìní dáná lè kọrí. Mo rí ọ̀rẹ́ kan ní àwọn káàkiri ọmọ bẹ̀láyé. Yẹ̀kú lọ ayé innaka lamina al-musaddiqin. Ṣé wọ́n bẹ̀rẹ̀ ẹni tó gbà pálìkì ánà ń bẹ̀rẹ̀? Àìdá mi sì náà wà fún náà fúra. Pàtàkì àti ẹ̀pẹ̀ta ti dogun mọ́lẹ̀. Àìdá máa iná lámàdínú. Àìná lámàdínú náà, nígbà jẹ́ àtúnjẹ́ bèèrè ń gbà wọn, ibi wọ́n tún gbé àdìyẹ wọ́n máa bèèrè ìkan wa bí قال هل أنتم مطلعون أما تعلم كبيني هل أنتم مطلعون سيأتي يجب ذلك يا مريم أتي الله نبولي أيون مولي فاطلع فرآه في سواء الجحيم فاطلع فرآه في سواء الجحيم فاطلع ní ọba náà níbi tó bá wà

Hmm. tó bá wá yíwọ́ ọ̀rẹ́ kejì wọn àtàlá ìlàkàdé pípẹ̀tù láti ojú bí ẹ̀ ló pọ̀ mọ̀ fẹ́ kó bá mi tán ọ̀rẹ́ tí ń bá ọ̀rẹ́ rẹ̀ sọ pé kí ni wàhálà irun kí ni wàhálà wẹ̀ kí ni wàhálà kàkà yọ tó bá yíwọ́tá yóò máa padà tó bá díẹ̀ ló kú ó máa fẹ́ yíwọ́tá o ọ̀fẹ́ kó bá ní wọ́n láòlá ní mọ́tọ̀rọ̀ bí i bá ti ṣe ọlọ́wọ́ bá ní makon tó mi láàrín mọ̀kọ́dọ́rí ẹ̀wọ̀n tó bá yóò Ìyìn náà ń wọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tí náà tí ń lè lòkúrò, ẹlòmí ìyílé, ẹlòmí ẹlòmí ìsáàlù ẹlòmí kò bọ́ sí fún ọwà tẹ́lẹ̀ náà bá lò bẹ́ẹ̀ jọ́nà ní síbí tèmi náà bá ti rí mi àwọn tí wọ́n lò lòkulò kò fún wọn ẹlòmí yìí rí àwọn tí wọ́n lò lòkulò kò fún wọn ẹlòmí ìyá wèrè wọ́n ló máa rò pé jẹ́ ìlú bá jẹ̀ lóúnjọ́ fi jẹ́ lóòsèré إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو القول العظيم Gbọ́lọ̀ pé kọ́lá kọ́ ìlú mínú ìlú ìlú kẹ́ nìlú kọ̀ nínú. Kí ni túnmọ̀ kọ̀rínù? A ti sọ́nà mẹ́ta. Kọ̀rínù èèyàn bẹ̀, kọ̀rínù ẹ̀mí bẹ̀, kọ̀rínù àdìjẹ̀mú bẹ̀, ọ̀nà mẹ́ta nù. Ọ̀nà mẹ́ta, ìsúnmọ́ ẹ̀mí bẹ̀, ìsúnmọ́ àdìjẹ̀mú bẹ̀, mm-hmm. àti ìsúnmọ́ ẹ̀mí. Ọ̀pẹ́ àbá sọ بالمصالحة يقتدي عن المعيلة فأمشي قليله وكل قليل

mọ́wùlẹ̀ súnmọ́ ẹni tí orí tí ń bá rìn mọ́ ọlákànlí ọwá rí pé àlàbí tàkànbí ń bá rìn àkànbí lọ ọmọ rí àmọ́ ọmọ àlàbí rí àlàbí tàkànbí ń bá rìn ọmọdé ọmọgbó ni àpàyẹ̀rin ó sì lónìí tí ó tún bẹ̀rẹ̀ pé wọ́n tún bẹ̀rẹ̀ yìí mọ́ ẹnu kó jìnà táwọn méjèèjì ló tọrọ àtàà kódà máa sókè pé ẹjẹ́ mọ̀ wọ́n ẹjẹ́ mọ̀ wọ́n sí وإن كان ذا فإليه فقر له تعتدي فبعدل السماء كتب منا نعم قرين ọlọ́rẹ́tù kọ̀ọ̀rínà a máa jẹ́ sípírìtì tí ń tẹ̀lé ẹ̀dá ògidì ògidì rẹ̀ a máa jẹ́ kọ̀ọ̀rínà nítorí ayé alùpàá ìrìnà tó tún jù ẹ̀bẹ́ ìpé tó bá dìjọ́ àti àmà ń kọ kọ̀ yínú rẹ̀ tẹ̀lé ọ̀ tí ó jẹ́ iṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kọ̀rínù a máa jẹ́ ẹgbẹ́ àwọn emèrè ẹgbẹ́ emèrè wọ́n ní àwọn kúrà náà wù nígbà aláàmù àwọn ẹgbẹ́ nígbà aláàmù àwọn pè ní wọ́n ní kúrà náà wù àwọn kúrà náà wù nígbà aláàmù ó di ọ̀rẹ́ tó ọjọ́ ní ìrìn ẹgbẹ́ rẹ̀ jẹ́ jọ́rin tẹ́jọ́ sípọ̀ lẹ́tẹ̀ta nù bàbá fẹ́ yẹnjú ẹ̀yìn sí rú àwàrí pé bí yẹn bá fẹ́ mọ́ra rẹ̀ bó mo ti tọ́ bá ti sùn wọ́lọ̀ mo fẹ́ mọ́ra mi mo fẹ́ mọ̀ mi ti rí rí ní àbí ìyọ̀kú fi ra mi hara mi mọ́jọ́ dáre ó rí ògìgì rẹ̀ tọ́ sùn tọ́ tají léèyàn kúkúrú ni ọ́ léèyàn gíga ni ọ́ léèyàn bú ni ọ́ léèyàn rí ni ọ́ ọ̀nà ó ọlọ́dì tó bá bírí ààrẹ ọ̀nà ó ààyè tó bá ti ń bára rẹ̀ ọ̀nà ó irú àwọn tó bá bá rẹ̀ pẹ̀lú wọn ọ̀nà ó irú tó bá rí tó ń ṣe lójú rán tọ́wọ́ ẹ̀kọ́ orí ààrẹ pé orí àtàn ni iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀ sí ọ wá ríra rẹ pé inú igbó tó dúdú kirikiri lọ wà okùnrin ẹ̀ká àti ọ wá ríra rẹ pé iná ń jò bùlàbùlà wọ́lọ̀ ń dáná iná wọn jò iná wọn jò ń jò ohun ìkú mẹ́ ẹ̀ṣẹ̀ ni iná dídá ẹ̀ṣẹ̀ ni ọ wá ríra rẹ pé à ìṣẹ́ ni mo ríra mi lórí igi irú igi èso ọ̀gẹ̀dẹ̀ pẹ́nápò ọsàn gangan mọ́ndèrè ni èyí ọ̀dàbáwọn ọwá ara rẹ̀ pò ń pò nínú rẹ̀ ní o ńlẹ̀lẹ́kọ̀ nínú ọwá ara rẹ̀ pò ń orí ààrẹ náà mẹ́lẹ̀ ọ̀rẹ́kọ́ ń kírun máa rẹ láàrin àwọn tí ó ń bìbí àwọn kúrà náà wùrẹ̀ nù àmọ́ èdè alkùránì wí ní àyí gan-an kí ní súnmọ́ rẹ̀ kúrà bàtà àbáà tọ́bárí kí lọ́gbọ́n pẹ̀lẹ̀ Àǹfùrọ́tàkùn sáàlámẹ́tì ìgbòròhání àlbàhárání. Àwọn tó gba ọ̀rọ̀ náà ni ìjọba wá. Ní kọ́lì ìtààlà. Ọ̀ta ìtumọ̀ tọ́rọ ọ̀bà ní sọ wípé. Ní kánẹ́lì parí. Mo ní ọ̀rẹ́ kan ni wọ́n ti máa sọ rẹ̀ ni wọ́n máa wípá ń pé ìmìnà ah, lọ́rẹ́ kan láyé. Ọlọ́run lè fi kó bá mi. Àwọn ọmọ àjẹ́mẹ̀ ti ń kó bá mi.

wọ́n kó mọ́ ti eh, àkàlìrì tó ní kéèkéé eh, kí wọ́n ti kéwú ṣe ẹni ní ti yí ọlọ́run ló ṣàánú ní bá ti kéwú ìwé ẹ̀hùn bá ti kàjá tó ní kí wọ́n ṣe ẹgbẹ́ eh, aláwò agbẹ́ kí wọ́n ti lóòó ikọ̀ kò sí bí wọ́n ti bà mí tó ọlọ́run ẹ̀jẹ́ bá wọn ṣe kájú sí ọmọ pé mo dúpẹ́ tọ́lọ̀ ọ̀jẹ́ yìí kí ó sì lọ ara قال إن رجلين كانا شريكين أو قلت كم ذي أرنوا فعلا جنوا وجا كيوني وجا قوين أي سبجوني وجا سوري وجا سبجوني فاجتمع لهما ثمانية آلاف دينار هو هو فمقو وجا 8,000 نايرا لا تجيب Wàkánà ahadúhùmá làwọn hìrìbàdùn. Ìkan ní sí ọwọ́, wà láàfàrù lè sálàwọn hìrìbàdùn. Ẹkejì ò ní sẹ́ lọ́wọ́, fàkọ̀ọ̀lá lẹ́rí làwọn hìrìbàdùn lera. Èyí tó wá ní sẹ́ lọ́wọ́ sọ fẹ́ nìkejì tí ò ní Ìgbà àwọn ti Mùháwárà, ọya. Máa rá ní ìlà múfàárì kọkà mọ́kọ sí mẹ́ka. Látò nílò ilé túnbọ́ sí náà, ó níṣẹ́ wọlé ìníkan ṣe. Kébùta bá ti pín ó sí mẹ́lọ́wà ìlú ìtúnbọ̀ sí náà. Pàpọ̀ ọ̀sá máa ó wà fárákọ̀ ooo. Ó bá wá pé tó bá fáraka rẹ̀ tó bá filẹ̀. Súnmà iná rọ́júlá ṣọ́rọ́dà àrọ̀m̀bẹ̀ àìsì bí náàrí. Ọkùnrin alágídí olówó yìí, ó wá lọ ra ilé kan ní 1,000 nínú 4,000 sílẹ̀. Kánẹ́tì lè málikí ń kọ́ di mẹ́ta padà àtọ̀ ìbàwò fàárọ̀. Ọba kan ló nìbẹ̀ tẹ́lẹ̀ lọ́bára ní 1,000 ó gidi sí ní jẹun lọ́bá di díẹ̀. Fàdà àṣọ́ ìdà òun fa ara ọ̀hùn. Ọwá pè ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ mi 4,000 tí mi pín ilé tó mú mara ń bẹ̀ ní ilé mi nù. Ṣé wọn náà ti rálé àbó ti rálé? Bàkọ́ọ́lá tí ìgbà tára ha di dárọ̀ táṣù ha ti àdìdì náà rẹ̀. Ṣé mo rí 1,000 naira mo fi rà á? Ọdá àbí ọ̀dá ń bí ọ̀rẹ́ rẹ̀ tí ìṣẹ́lọ tó náà fún 1,000. Kọ́lá sọ ahìbò máa àásánà ha. Ilé ìrìnà ọ̀dá púpọ̀ owó fẹ́yìn. Fàlámá farájá kọ́lá Allahumma iná sọ ìdí ha dákọ̀ díkítà àádé dára bí alìkèdè náà rẹ̀. Ọwá ni wọ́n lọ́run ọ̀rẹ́ ní kìrà lé 1,000 nínú owó tí ẹ̀. وإني أسألك دعاء من دور الجنة فتصدق بألف دينار إمي وافر عليه ọlọ́run mo jẹ́ ilẹ̀ èyí tàlájẹ̀bí mọ́ fẹ́ràn alẹ́ sọ́dọ̀ rẹ̀ ọwọ́ amú 1000 mú 4000 tí ọlọ́rẹ̀ sí tààrà ẹnìkan ní ajẹ́ fún wa ọlọ́ngbọ́ ti ṣe fẹ́ ní sáàrùn pìtàn rẹ̀ yìí tọ́ da lọ́lọ́bá tẹ́lẹ̀ bí wọ́n fún ọlọ́run. Ah, Ọlọ́bà adájọ́. Àwọn tó ti ṣe bẹ́ẹ̀ fún ọtẹ́lẹ̀. Àtàwọn ti Ọkùnrin ti jẹ́ oní ìbá tó lọ fẹ́yàwó tuntun. Padà áwọ́ pẹ̀lú 1,000 nínú 4 tọwọ́ ẹ̀, ó fi kan ra lé, ó fi kan lẹ́yàwó. Padà áwọ́ sọ́nà aláwọ̀ tó àmà. Àwọn apẹ̀rẹ̀ rẹ̀ ti bí tọ́ka sí pé kò ní kankan. Àwọn aniwá máa bá ń jẹun, à ń ṣe gbéyàwó, ariwo sọgùlà. Fàlámà àtàrù fọ́lá ilé ìtagbàwà jíjò ha dé ìlmàrà àtàrí alìbébè náà rẹ̀. Ìyàwó tó mọ fẹ́rẹ̀ ìyàwó tuntun nù nínú owó tàà pín jò ní 1000 mọ̀ náà sí òun ni mo fi parí ọ́sìsì àti ẹ̀dá orí àti owó ìyàgbọ́ bàbágbọ́ ọmọgbọ́ àtàtọ̀ ìyàwó akẹ́lẹ̀ tààdá 1000 lọ́pàá فلما انصرف قال يا ربي إن صاحبي تزوج امرأة بألف دينار Ó ní Ọlọ́run ọ̀rẹ́ mi ọ̀rà lójú omi. Ó tó wá gbé ìyàwó lè mi nígbà wọ́n ṣe ápùlà tán jẹ́sí pàtítọ́ wọ́n lọ ní ọwá gbé bá ìwà wọ́ Ọlọ́run ọ̀rẹ́ mi tó níyàwó. Ó sì ìyàwó náà dáadáa. 1,000 naira ló parí ẹ̀. وإني أسألك امرأة من الهور العين في الجنة فتصدق بألف دينار Máàrí wọn lọ́wọ́, èmi náà fẹ́ fẹ́ àwẹ́. 1,000 tèmi yìí, ọwà àfọn wà lọ́jì yìí, lọ́pọ̀ tí mọ́tọ́lá sí. Fún mi níyàwó tí ó ṣe dédé mi lọ́dọ̀ rẹ Ọlọ́run, ìwọ̀n mọ́ ẹni ọkọ̀ tí kọlu sí, tó dì mọ́ bá rí sí. Àmọ́, mo ṣe ìlátọ̀dọ̀ rẹ̀ mo parí èsì ọlọ́wọ́. Túnmọ́ ináwó mẹ́kàbà máa ṣá Allahu àyẹ́mú kó tún pẹ́sà bí ọjọ́ lélò kan láàrin ara wọn. Túnmọ́ ìṣàrá bùsà ní ìní bí a lè fẹ́ èdè rí. Túnmọ́ wọ́n lè lò ní wọ́n ta kọ́mpìnì rí ó ní 2000 tó bá fi ọkùnrin 2000 tó kù lọ́wọ́ ẹ̀ lọ́bá lọ fẹ́ra kọ́mpìnì yẹn lọ́bá tó pí ọ̀rẹ́ rẹ̀ wá pé ọ̀rẹ́ kí ló ń fowó ti ẹ́ ṣe mọ́ra léjò ní òkè àọ́ ọ̀ fi jẹ́ hàn mọ́ra mọ́ fẹ́bìnrin òníyàwó lé kọ́mpìnì tí mo tó rà ní 2000 tó kù ìmọ̀ ìra kọ́mpìnì èmi ti di orí nǹkan nù òkú Fàkọ́lá máa tànà hádá. Ọ̀rẹ́ ni mo bọ́ dúpẹ́ mo bọ́ yọ. Fọ́lọ́mọ ọgọ́rọ̀ jàkọ́lá ara bí iná sọ́hídì kọ́dí sára mú sáàmì ìnìlẹ̀ àlìbẹ̀ dínà rẹ̀. Ẹni ọ̀rẹ́ mi ti ra kọ́mpínì kan nìsìn ní náírà 2,000 naira lójọ́ra ìlà àkọwà. Ó ti dín nǹkan, ó

Yóò ṣe pé káwàá máa ṣe tí ká máa ṣe nǹkan rí láyé, ìta fẹ́ mú bẹ̀ ẹgbẹ̀ sí ní. Ẹni kìí tí ṣe kò ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run, tí ń ṣe ṣe bá rí. Ẹni tí ní tí ń ṣe tí ẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀nà òbí tí ó gúnlẹ̀ sí. Súnmà iná limalíka, ìsúnmà iná limalaka àtàhùn máa fàtàwà fáàrùn máa. Màláìkà wá dé àsìkò tó àmì ìsìnkú. ثم انطلق بهذا المتصدق بعد خلعه دارا تعجبه فإذا امرأة تتلع يدير ما تحتها من حسنها Tìdíwú máa dáta ha nínú hùsùn ní ha sí ìjẹ́ náà jì. Ẹ̀ nínú àwọn ọ̀ṣọ́ àìjẹ́ náà nínú ìgbàlẹ̀ náà. Ìmọ̀rá àtún ẹ̀jọ́ lẹ́mẹ̀ tí ó túlẹ̀. Yùdí òun bá dáúta ha ní húsni ha wà jàmálì ha. Ẹwà rẹ̀, gbogbo tó dánú rẹ̀, àmàwà, àmàdì, ó tún ra fi kalẹ̀ fọ́kùnrin náà jẹ́ náà. Túnmà àjẹ́fẹ́láwò lè máa lákò búta lẹ́yìnì. Ọlọ́run wá gbé wọnú nínú àlárí Ọlọ́run wá tún gbé wọnú ọgbà náà méjì kan nínú àlìjẹ́ náà. Wọ́ṣẹ́ àlèlọ́ obìnrin alímọ̀ mínà lè máa dáàrin. Ọlọ́run a kú ìgbẹ̀rẹ̀ ayé ìgbẹ̀rẹ̀ tí yẹn ti gbádùn kòkó sílẹ̀. Bàbá ọlá ń dáadáa níta máa ṣíbá àádábì ẹrọjú lé ń káànà mínà múrí kàdá kàdá. Ah, inú nínú dùn pẹ̀lú ọkùnrin fẹ́ tí ń fi ní ṣe báyìí tọ́ra nǹkan àlìjẹ́nà ayé tí ń gbé, epo ayé tí ń gbẹ, obìnrin ayé tí ń ṣe àìdà tí kú tí púrọ́ tí ṣe ní léṣe ní wọ́n fi ṣe fàárí sí èyí tọ́lọ mọ̀ ṣe fún ìrìnmà dáa fàyẹ̀kúnù bí i jẹ́ ti kọ́lá tọ́ ìlú ní ohun iná lè káànà lè kọrí nù Yẹ̀kúlú àìyàn kálàmìnà ìrìnmù fàájíkì, wà مثلا رجلين جعلنا لآدهما جنتين من أعناب وخففناهما بنقل وجعلنا بينهما Ọlọ́pàá ṣe ha.